العالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله أمرنا الله سبحانه وتعالى في كتاب العزيز في مواضع كثيرة بتقوى وقال سبحانه وتسامح يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام هذا الدين دين يحفظ الأعراض دين يحمي الأنساب من الاختلاط والأعراض من التجنيس ومن ذلكم أن الله سبحانه وتعالى أقام اللعان بين الزوجين إذا رأى الرجل أحدا أو رجلا أجنبيا الأمرأته أو ظهر من امرأته حمل فأنكره فهذا يسبب اللعان واللعان في اللغة العربية على وزن فعال وهو من المصادر المسجوجة من المصادر المسجوجة ومن ذلك نقول لاعن يلاعن لعان جاهد يجاهد جهاد قاتل يقاتل قتال هلما جرى أمة الإسلام والذي نريد وراء هذا الموضوع أن نعلم التفريق والفسخ الذي يقع بين الزوجين وتحرم المرأة على الرجل ويحرم الرجل على المرأة إلى الأبد ثم نرجع إلى الموضوع كما قلنا سابقا أمتنا واعلموا أن رسول الله صلى الله عليه وسلم وقافا عند أمر ربه وبلغ هذه الرسالة كما أمر نسأل الأمة كما أمر أدى الأمانة كما أمر صلوات ربي وسلام عليه وقد جاء في الصحيح وفي غيره قصص حول سبب اللعان ما هو اللعان الأول اختلفت كلمة أهل العلم في تعيينه والأمر يدور بين هلال ابن أمية وويمر العجلاني وكذلك ما جاء من قصة سعد بيد أن في سنده شيئا سنذكره إن شاء الله تعالى أقول فرما أبعد مسلم أنت رأي لكون كرات قريفان نبيوة صلى الله عليه وسلم أنت بارد أن نتبع ما جاء كيف مبوا وبرد أن لكون كيان النبي بأن لكون لاريه jọwa náà wà náà tọ́wọ́kẹ̀ pẹ̀lú annabi jọ gbẹ̀lì kìyàmá maya, ya subhanahu wa ta'ala pàálàsẹ̀ ká ní al-Qur'an tí è sí ìsọ́nà kan tí è sí méjì ká fi ìpayà yìí ká di gàgá láàrin àwa àti ọba dẹ́dà awa mba bákanáà ìbẹ̀rú ti nifak khushu'un nifak o náà ni kí gbangba ó máa ju ẹni ọlọ́run kíkọrò sí jẹ ní èṣù ọ̀bẹ̀rẹ́gà sọ wa ń bẹ́ o jama'a asàlàyé zihar àti àkámùrẹ̀ ní ìjẹjọ wa manuwal mudhahir asàlàyé wa kaifa kana قبل الإسلام صرحنا أنه من عاداتهم الجاهلية السيئة kí ló sì mùsùn wá dúbí àwọn alamari a fẹ́ sọ nípa obìnrin yi ọkọ tí yẹn lè fẹ́ padà obìnrin tẹ́yìn ọkọ tí ò lè fẹ́ mọ́ dáwọn àsìkò kan àtòbìnrin tẹ́yìn ọkọ tẹ́yìn ò ní lè fẹ́ mọ́ di láíláí tó jẹ́ pé mọ́kànláyà ọ̀bọ̀rọ̀ sẹ láàrin ọmọ èèwọ̀ ni jama'a al-li'an nínú àwọn masdari masjújà ìlọ́lọ́wà iná àwọn nǹkan tí ma ń ṣẹlẹ̀ láàrin èèyàn méjì kìí sábà dá wá ẹnìkan ṣùgbọ́n bó ti ẹ̀jẹ̀ pé lè àánú tá ń sọ yìí yọ́ ma ṣẹ̀ láàrin ọkọ àti ìyàwó nígbàwó ni ọ ma ṣẹlẹ̀ kó lè bá clear Rabbuna subhanahu wa ta'ala hafiza a'radana bi hadha ad-din ọlọ́n fi ẹ̀sìn ó fi sọ́ so ìjọmọlúàbí ẹnì kọ̀ọ̀kan wa àwọn gbónà nǹkan bẹ tí wọ́n bá ń sọ sí yàn tí èyàn bá dá alé lórí rẹ̀ àwọn òye fojú burúkú ẹn tó sọmọ́ èyàn tí wọ́n sọ sí ni wọ́n ma fojú burúkú wò wípé àwọn tí a mọ̀ ní ọrọ̀ ìrìn ààrẹ kí wọ́n máa pèyàn lọ máa lè kéyò sí dalé bóyọ̀ náà ti gbọ́tàn pé ọmọ àlè lóhun ní táwọn yóò gbóyí sínú kí wọ́n pè èèyàn ní olè kó sì máa ń mìíra kó máa ń fi gẹ̀gẹ̀ sí tí ó pé máa jà kí lẹ̀sìn sọ ọba dẹ́dàá سبحانه وتعالى من سورة النور oni walladhina yarmuna almuhsanat gbogbo en ba le lanu e pe ẹnìkan ta malun kebekebe tó bá pe ló nzina thumma lam yatu bi arbati shuhada en ba e pe ló nzina ó gbọ́dọ̀ mú ẹlẹ́rìí mẹ́rin wá tó nto n bá sọ wípé ìdí tí mejọ ń zina tàbí mejọ máa zina sọ́wọ́ yóò lọ sharia court ṣe rí pé ìsìláàmù àwùjọ tó wà ti kú òyò sókùn ìwọ̀n bá àmàlẹ̀ tá ń rí ìwọ̀n bá díẹ̀ díẹ̀ tá ń ṣe tó ráàsì ìsìláàmù díẹ̀ díẹ̀ tó ń kálukú wá ń ṣe kèékàn se pọ́nì kan mọ̀ sí ní ìwòròdú àwọn tí ó gbè bí gbàtí àfẹ́ gbé orin ó lè ń tààtì àmàwọ́ náà ti gbọ́ ìrìnlẹ̀ ọmọ àwọn tó bá fi kún lọ torí pé kò sí ti ọ̀fọ̀ kò sí tí mẹ́lẹ̀sì ti lóbìnrin tí èso ń kébèkébé àbọ́kùn tí èso kébèkébé náà ló pè ló ń zínà ẹni yẹ wá ní ọ gbọ́dọ̀ má mú ẹ̀rí wá o tó ń fi jọ ń zínà wọ́n wá kò lọ sí sharia court kọ́ọ̀bí tí ó dájọ́ yóò máa sọ fún alkọ́dífù ẹni tó lẹ́yìn gbólóhùn ó zìnà wípé ẹni níbo tí tí ṣe zìnà ó ní orí náà ni ẹgbẹ́ lẹ́rí olónìkan sọ sọ ní quran ti ẹ̀rí tó fẹ́ fi tó àwùjọ sí ó bùkàtẹ́ èèyàn mẹ́ta sí o tẹ́ẹ̀jẹ̀ mẹ́rin fún di èyí fajiliduhun famani na jalda ọba rẹ̀dà ní rẹ̀ tí ó rẹ̀ bá ṣẹlẹ̀ sí báhùn tí jẹ́bẹ̀lẹ́ gbọmọlé lọ ìzínà tàbùkún èlọ máa zìnà ọwá alẹ́lẹ́rì ẹyọkan pẹ̀lú náà wọ́n jẹ́ méjì ẹni kejìdé ó ní ohun lè jẹ́rì o nítorí wípé ohun rẹ̀ méjèèjì tí ẹjọ jáde nù yàrá kò ní ohun na zina o wọ́n lẹ́ni àkọ́kọ́ lẹ́gbà 8 ọkẹ́rẹ́ mẹ́ta wá kìí pé àfi kó ẹlẹ́rì wá o náà ni ó sì kẹrin o ti wá ó sì fine awa mẹ́rin òun lóòun rí báyìí tí wọ́n jọ ẹnìkẹta lò náà fíyàn ẹnìkẹrí ní òun rí a ń tóòtọ́ ṣùgbọ́kùnrin yẹn bọ́ ṣokòtò lòun rí àwọn mẹ́ta yòókù wọ́n náà lẹ́gbà ayétì olóhun wá ní ìrìnkàkọ́ gbogbo ẹn tí ẹnu rẹ̀ kọ̀kàpá àti sọ ẹnu rẹ̀ àbíkọ́ ma fi wí ìkúwì akọ́mọ̀ sọ́sọ́ ẹ má gba ẹ̀rí wọn jẹ́ inú ọkọ́ ni wọ́n wà máa jẹ́rì má fún kẹ̀kẹ́ láwùjọ afọ àfáà ní torí kíni nǹkan ó jùlọ wọ́n wá fi sí ọ̀rọ̀ wọn nǹkan àkọ́kọ́ ká wọn jẹ́ adamu ṣàdẹ́tì rahman لا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون بوكيه دانيون ṣùgbọ́n ayà tí ó tẹ̀lẹ̀ ayà yìí illa alladhina tabu àfàn tí wọ́n bá túbá min ba'di dhalik lẹ́yìn gbàyìn wa aslahu tí wọ́n ṣe dáadáa ọ̀rọ̀ wádé ìròyìn méjèèjì ṣe ni tọ́ọ̀bà yẹn ń padà lọ wípé kèése pò kí mọ̀lọ́dọ̀ ọlọ́run tó ti túbá o ṣùgbáwò ní gbẹ̀rí ẹ̀jẹ̀ àbí ń tẹ́yà ń sọ wípé àti gbẹ̀rìjẹ́ padà àti ọ̀rọ̀ kan lélé tó jẹ́ pé ẹnu àwọn àfọ́ọ̀sọ̀ kan lórí rẹ̀ wà látẹ́kúbà lúlà ń ṣàádàtà ní abadan ọ̀rọ̀ kanu ó ti parí láìláì bẹ̀rẹ̀ àtúngbọ̀rọ̀ gbẹ̀rí ó mú fíṣkù yẹn kó mú èé se pù kíma áìsù máa gbẹ̀rí wọn jẹ́ lè anna taubata tàdínú ma qablaha nítorí pé taubà tó bá jẹ́ taubà tòótọ́ gbogbo tó ti ṣẹlẹ̀ sáájú kẹ́yò tó túbà ọba dẹ́dà lóhun ọpàdà yípadà sí dáadáa fún yàn fún àwọn tí a ń kẹ́kọ̀ọ́ oníbàrán bí ìrìbáyì káwọn fi ma okúrújù ṣùgbọ́n ẹjá sọ pé ọ̀rọ̀ ẹni yẹn lórí pé sáàmà gba taubà rẹ̀ àbánìgbà taubà rẹ̀ àwọn àfọ́ọ̀fẹ́nukó àwambọ̀ ẹni tí wọ́n wá bú tí ẹ pẹ̀lú zina yìí tó bá ti ẹ bèèrè fẹ́ tọ́ yẹn ẹ ń pẹ̀lú zina ọ̀gbọ̀rọ̀ mọ́kẹrìwá jẹmáà ẹwà wòye irú ẹ̀ ti ń bẹ̀lẹ́ lọ́rùn ẹni kò níye kọ́dà obin tọ́mà rẹ̀ bá ṣe tó dùn olóbí o yóò sì máa pè lọ́mà àlè kọ́dà obìn a máa pọ́mẹ̀ lọ́mà àlè lójú ọkọ rẹ̀ ìntọ́nà ọbọ̀ ọ̀fẹ́ ó ti wá di àwàdà láàrin títí kò ní túnmọ̀ máa tó bá ti ẹ̀wà jẹ́ pé ọkùnrin ní bínú tí ń pe ọmọ rẹ̀ ní ọmọ àlè ìyàwó tó máa bí ọkọ ni pé ah, ẹ̀bà má bínú tó bá wọn ah, ojú ẹwù òkú náà e, e, e, bí ọmọ rẹ̀ náà ní sí máa wúwà sí ẹ̀kọ́ ẹ̀sìn kò sí kan kọlọ̀dá

kò sí tí ń dẹ̀ lẹ́nu ẹnì àti tó àti tí ó gbogbo ẹ̀nà ń kọ́ a mo si sí mi o ṣẹ̀bẹ̀ kò mú ládálọ́ kò máa ìrìnlára wọ́n kọ́ hmm, wọ́n kọ́ a máa gbogbo tó bá sáti lè bóòdè lẹ́nu gbogbo ẹ̀nà ń kọ́ Ahmed ríra ìpọ̀ díẹ̀ ara wa ni àfá àfá wàtọ̀ wúsù wà lọ kí wọn alìyamani rahimahullah bú sọ́rọ̀ mama ahmed mama ndù ń gbin gbogbo àwọn tó bá ti wọlé wọ́n kí ẹ̀pẹ̀lẹ́ nígbà tá fàtọ̀ wúsù ya ọmọ kò gbogbo tó ń gbìn ó mọ́hun jáde ni mọ́mọ́mọ́dún ní bẹ́ẹ̀ ni ara tí ní nínú àà àmà alimta anna rabbaka yaqul ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid atashku rabbak so ma ke gbajere Ọlọ́run ọba kí ni ṣe bọ́bá ìrọ́sọ bó kò sí tí ń bò lẹ́nu ní tí wọ́n kọ́ lẹ̀ tí ó bá àwọn àyún gbọ́yé wọ́n tún gbọ́ yẹ́ dójú bí dájú sọ́gbà ọ̀yẹ̀kẹ́ excuse your one bed aljannet àti tọ̀fẹ́ wọ onáàna ni ìyẹn ti wájú àwambọ̀ Allah subhanahu wa ta'ala ọwá tó sọ ayà kakalẹ̀ ṣùgbọ́n gbà tó ti sọ ayà ìkalẹ̀ èyí tí ó di sí padà wípé sáàdùbùnù ìbádà òun ní yìírí áyà ìwò áyà pé ẹ̀ẹ́mẹ̀lẹ́rì mẹ́rin wá o tí ọ̀fà lẹ́rì mẹ́rin kọ́ kankan sáàdù bá ní hùn hmm. ya Rasulullah ákàdà àwọn ìsìlẹ̀ ha tẹ́ kàtẹ̀ fún àyí ìjìyàn ọ̀rọ̀ lọ́wọ́ sí bọ́ọ̀lù sí ọ̀kàlẹ̀ mẹ́rin ọ̀rọ̀ ilé yóò tí èyàn bá pẹ̀lú kẹ́ ló zìnà tí èyàn bá rí èyàn tí ṣe zìnà ńkọ́ ọ̀dá kí n ká ọkùnrin mórí ìyàwó mi lápẹẹrẹ ìwà sẹ́sẹ̀ súnmà antelic altemis ṣùhúdán ní sẹ́sẹ̀ ma wá wá ẹlẹ́rì káàkiri kọmọ́sẹ̀rẹ̀ nílá adribanna unuqa ní bí ọkùnrin lórí dánù ó ń sọ́lọ́ ní ẹwà gbọ́n tí olórí yín wí ọlọ́run bíbá ìfẹ́ àwọn àǹsọ́rí ní amsàsàlám olórí wọ́sọ̀bẹ̀ sáàbí ọ̀sọ̀bẹ̀ innahu laghayurun ọmọ jowú pọ̀ hatta kana la yatazawwaju illa bikran bó ṣe wọn kò fi àrílébọ̀ rí kò lè fi àrílébọ̀ gbogbo alama wa idha tallaqa imra'atan tó bá sì kọ obìnrin la ahadun minna yatajarra'u an yatazawwajaha kò sẹ́ni ọláyà tí ó sọ fún para riwaya ilé ìwà báyìí ṣùgbọ́n ẹnukun òun ìwọ́n ní bẹnu sọ̀hí tẹnu òkun àti ẹ̀rọ àbáṣì náà ni but kí ní òtó ibi títí àkọ́kọ́ dẹ̀un kí máa sọ́lọ kásọ pé wọ́n túká ẹnukùn ìwáyẹ̀ ṣùgbọ́n wọ́n túká nígbà túká ń bẹ̀ but ó láwọn nǹkan tí ó lè kún tí ó lift ẹ̀ up hadithi ngarukú ti wọn àwa ń pè nìkan ní Hilal ibn Umayya lọ bá rí ẹntà ń pè ní Sharik ibn Shahma lórí ìyàwó rẹ̀ nígbàtí wọ́n kú tí wọ́n túká ìntọ́nà nínú bá pariwo mẹ́sàríbọ̀ ah òmọ́rọ̀ ọkùnrin lórí ìyàwó ohun àwọn èèyàn bá ń parọ́ pé ha ẹwọ tí sáájú lọ dálẹ̀ báyìí àdánwò tí sáájú sọ ó ti kàwá o ṣùgbọ́n àdíṣù kejì òun ni àdíṣà bá bínà básí ní àdíṣà bá bínà Malik rọ́dọ̀ àtàràdọ́ àwùsáàlì bínú kọ̀pẹ́ rẹ̀ أويمر العجلاني صحابي جليل عاصم ابن هدي عاصم بادي òun wá ń bèèrè ìdàjọ́ wà ní pípé ayàtọ̀ sọ́kàlẹ̀ báyìí ká máa wọ́lẹ̀rì mẹ́rin ká tó lè àà tó bá yẹ̀ tí ṣe sí náà tó bá lọ dé àwọn èèyàn tó jẹ́ wọ́n ni ọpadà rọ̀má wẹ́mìr ṣùgbọ́n gbà tó ń sọ tí ẹ̀ níbi àdífì tàkọ́kọ́ apákan àfà ní àkọ́kọ́ lẹ́àn tí ó ṣẹlẹ̀ ní islam àmbọ̀ o ni tó ṣẹlẹ̀ láàrin hilalu ibn umayya àti yàwó rẹ̀ apọ́kìjì láà o ni tó jamu ṣeéṣe èyí tó fọ́sẹ̀ tí lè hìlàlì ayà ń sọ̀kalẹ̀ lórí ẹ̀ ó ti sọ̀kalẹ̀ tán nítorí pé nùrù wáyà ẹ rọwí sọ wípé fanazala Jibril ti asim oṣìọlọ́n ni ọ̀jẹ́ a ń sọ̀kalẹ̀ ń bí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti sọ nǹkan ọ̀rẹ̀ dì ṣùgbọ́n bí ríwáyà àti ẹlẹ́ẹ̀kejì in tó ń se lọ́n sáàsọ̀ ní wípé tí wọ́n ti sọ́rọ̀ bí ìpè àrẹ́bí èyí ó ka ọkùnrin mọ́rí ìyàwó èèyàn èyí ó wà sí ẹ̀lọ wẹ́rẹ̀ríwá ó ń sọ́rọ̀ ní albayinata wa illa haddun ala zahrik ni wọ́n sì zìnà pẹ̀lú rẹ̀ ẹwà ní kọ̀lọ̀ mẹ́rin kí ní yẹ ìmọ̀lọ́lọ́un sí ẹmọ̀ pé òun ló ní a ibi ọba ti tẹ̀wà sí agbọ́dọ̀ tẹ̀ẹ̀bẹ̀ ó lè sọ ayà kalẹ̀ kí gbogbo àwọn wà lẹ́ò tó máa ṣẹlẹ̀ o ṣùgbọ́n ń yẹ ìgbàgbọ́ wáwò àti ìtàsínú rẹ̀ àwọn làwọn ń sọ fọ́lọ̀ ń pé tó bá ti ẹ̀jẹ̀ pé èèyàn pará àtàbẹ́ ò ti ẹ̀yàtọ̀ ìyàwó èèyàn ṣe yọ wà fọ́mọ́yàwó ẹni wípò rí ọkùnrin lórí rẹ̀ anábì ní ìyìn lè kọjá àṣẹ ọlọ́run ní tọ́lọ ń sọ̀kalẹ̀ nù ní tó sì ní ǹkà fún inú àtàbẹ̀wọ̀n ìwà kan òun kàlùkù wọ́n sọ wípé kí wá láàṣì báyìí àdébí ní wa ilá fàhádùn àzárì tọ́ ọba ti kú òmìbí ọlọ̀ ọkọlẹ́rì mẹ́ta tí ó kún ọ tí wọ́n sì sọ pọ́n rí ọjẹgba a ah asìmì ni ìní kúòmbí illa la yúzìnà lọ́lọ́hù ma yùbárí ní ma yùbárí òǹfàárí min al-hadd àti kọ́lọ̀un ọya bá ń sọ áyà kalẹ̀ tọ́lọ̀un ó fi gbẹ̀ ẹ̀yìn mi kalẹ̀ kúòmbí ẹgbà ẹ wò ọlọ́run ìtànú ọlọ́run ẹ wo àwọn bẹ́wẹ̀ ṣe ta ọlọ́run àtàndí rẹ̀ lẹ́nu wípé ah, wọ́n ní ká gbébà ní bóyá kí n padà ní ẹ̀sẹ̀ lónìí o bẹ́ẹ̀ ìkẹrọ sì fi ń ṣe bí ṣe ń ṣe hun lé ọkọ̀ọ̀kan kẹ́ẹ̀kú mẹ́nà láyà bá ń sọ̀kalẹ̀ kálò ti bí táyà ti ń sọ̀kalẹ̀ kí lọ ọ̀bàrídà wá ń sọ wípé walladhina yarmuna azwajahum gbogbo ẹni tó bá lẹ ìyàwó rẹ̀ ní zina tó lọ rí pé ń zina walam yakun lahum shuhada tí ó sì rọ̀ wọn lọ́rùn láti torí wípé ìjẹ́rìí tẹ́sìn sọ mo fẹ́ kákí àwọn kankan o ìjẹ́rìí tẹ́sìn

in tó bá sì lè rọ̀yàn lọ́rùn láti fi tó ń tọ́n ṣe kí yíò fi tún ṣe mọ́sásí àdó káyàmà ọ̀yọ̀ òfíṣẹ̀ bí láì gbogbo 1000 bẹ̀ yọ bó ṣe àríọ̀ onáà takìjì ọkọ̀ bù ẹ̀kùn ni àbúrán sọ́kọ́ tó ẹ pé ti pẹ́ nìkan ó gbò ẹnìkan ní gbọ́lẹ̀nà mi ṣùgbọ́n ẹ ti ń ṣe tó gbò nílẹ̀ títà sí ṣùgbọ́n ohun ní símá ní tí ẹ̀kọ́ kẹ́ túbà náà lò pé èmì náà ẹnìkan sí ní gbọ́lẹ̀nà mi ṣùgbọ́n o ẹlọ ààrí pẹ̀lú bẹ́ẹ̀rì bukatato ló gbóhùn débẹ̀ náà kèé sẹ́rì torí pé ta ni ó kùnlẹ̀ ni ọlọ́n pẹ̀lú ìlú ọjàlẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ àbúrú téèyàn bá jálù lójijì téèyàn sì mọ̀ ọba dẹ́dà lè fi hàn ju bí tó ti fi àyàn lọ kéèyàn manéjì ẹ̀bẹ́ lótìtọ́ téèyàn bá ti ṣe tí ọ̀dá tó bá lónìí lẹ́skíúzì kèé sọ́dù èèyàn ma ó lè sí ìrọ̀dọ́lọ́ ṣùgbọ́n ẹ̀sùn tó lẹ́rọ̀ lọ́rùn èyí tó pa mọ́ kọ̀kawa èyí tó rán sáwà ní ẹnikà fi dájọ́ ṣùgbọ́n dáadáa máa wà ní àbúrú ń gbà ní ẹnìkan ò sí lè jọkó àfọbàdẹ́dà àti rẹ̀ tó ti wá jí ago ní mẹ́sàlásí tọ́sẹ̀lẹ̀ ní o tọ́lọ́n sì padà kẹ tó èpò náà lọ wá tó mẹ́sàlásí nǹkan ọgbà ìfarabalẹ̀ o àti jíjọ in tá sọ ni pé ẹni ọlọ́mbá tọ́sìrí ẹ̀sìn ni lọ táà sì ronú bẹ́ẹ̀ sí mama bẹ́ẹ̀ kábùlá sírí ẹni àsírí ẹ̀ tún gbagbagan àrísà fún tó lọ wọ́n lọ

àníbí sàmbá wẹ́skúzì tí tó fi sọ wípé àníbí àní àtẹ́ìtù minna haraman kama ya ti rọ́dù mìíràn ti halalan bọ́kùnrin ṣe máa ń súnmọ́ ìyàwó rẹ̀ ní ti àlàálì níyàwó lè rẹ̀ bẹ́ẹ̀ mo ṣe súnmọ́bìnrin ọ̀hún ní ti àrọ́mù tó ń ti bẹ́ẹ̀ ànábì ni wọ́n lọ dájọ́ ọlọ́run nígbà tí ọ̀rọ̀ ìdébi ó dédó yìí ànábì ò kò sí ẹ̀rí kan tí wọ́n bá ní gbàdó ní pé ànábì wá pè padà pè wá

ẹni tó padà múlẹ̀ ó ní nǹkan tó lẹ́mà ìsábà fẹ́ dákọ̀ sọ̀hábíyùn tó rọ́kà àwọn ẹlòmí òní kọ́kọ́ mọ̀ lọ́rùn àkàsí sọ̀hábí nígbàtí ẹ̀ dé padà tí wọ́n padà fi wá nàpa annabi wa ń bèèrè pé ah, ah, a tàríwà wọ́n ni lágbàjá rúgbà ọ̀rẹ́bí nígbàtọ̀ sáwọ́dọ̀ gbogbo ń bá ń fagagé èèyàn ya kọ mọ̀ retí ìpínlẹ̀ ìkẹ́ àmà sí ìtùnú ní ìbò èyí tí bẹ́lẹ̀ ní ìpínlẹ̀ nú kí làwà ń wá kí nìsìn alójí ìgan látàn sí ìtànkà ó sì lè jẹ́ white ní òkò ẹ̀kọ́ jẹ́ white a sì kẹ̀rẹ́ lọ afẹ́fì Eh, Abu Kerima sí ẹ̀tí ẹgbọ́ nǹkan sí ẹbá yóò tí ẹgbọ́n tó sẹ̀lẹ̀ sí wọn ah, kò yé mi náà o jíma mú táwọn tí ń sọ ní àlùwàlá o pé àfá àkó mọ́gún o ó sì ti mọ̀ pé tó ń bá ti lórú gbólóhùn àwọn ọmọ ìsìwádìí wípé ah, bọ̀ sí wọ́n ti ṣe tẹ́sì pẹ̀lẹ́ àná ah, ẹlẹ́ àìní o bá bí wọ́n ṣe ní ẹ̀kò yíyàn o ìrọ̀rí sí e pa àwọn ẹ̀kọ́ lálálátà abánú ẹ̀sìn wa ààrẹ ni máa sàlàyé fún wa ìsìláàmù yìí ọlọ́lọ́mọ̀ muwadó tàà fi ṣe kèémà ṣe tàà gbọ́yé ọlọ́kẹ̀ muwadó pé mọ́ ibi tí wọ́n fẹ́kẹ̀ẹ́ dúó sírè pé ọlọ́dàkùn mú àdó akùsànú wa ọlọ́dà ní kẹsì rẹ̀ ọ̀bàrẹ́dà ń sọ ayà tí ẹ ìgbàtá yọ sọ ọlọ́ni ẹni tó bá káyàmà yàwó rẹ̀ bẹ́ hmm. tí ó wà rí ẹlẹ́rìí mú wá lórí àti pèsè ẹ̀mọ̀pọ̀lọ́ lọ́mọ̀ mọ̀ gbé ìdàjọ́ síbẹ̀ wọn níbi tí èyàn ó ti káyàwó èyàn náà kápè nílé èyàn ibi tí ó wà jẹ́ ta náà ni ó lè báyàn wọ́bẹ̀ tí ó gbẹ̀rẹ̀ lè báyàn wọ́bẹ̀ kí ah, <laughs> sí gbogbo èyàn bàbá rẹ̀ ikú ìyá rẹ̀ ikú ó sì gbọ́n ó sì mẹ́dàjọ́ ọlọ́run bàbá ó sì lé ìyà sí ìsẹ́ ìsìnà èyẹ̀ símà nínú sí alájá rẹ̀ àdéhùn sápẹ̀ká ṣùgbọ́n tí ti dé ti gbọ́ wa ká tàtọ́ lóòrù sí èyàn tó ti ẹjá máa bú etí wá o tí gbogbo wà láìbá bóòlè yóò se là Ukuba ibn Amir ọba da masasan zata orí managa anabi haifin kan súnyà ne sáàsì labai láti dáun kẹ́yìn òkú olè kọlọ ọbọ̀ ìṣẹ́ ọlọ́run lásìkò tàbí sọ pé tí a ń bá lásìkò kẹjẹrẹsẹ̀ kẹ́ dáadì mẹ́rin sẹ́mi ànàbí wáyìí wọ́n bí i bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó kà fún àpọ̀ báyìí ìtàmà fèsì àti tí ń bọ̀ wájú mẹ́nàjá àṣẹ torí èmi àti ní ẹfí ń bẹ̀rẹ̀ ìjọ náà àníbí ni kú fàárí kalisanek tọ́ ọba ti rí ẹnu yìí tọ́ ọba èrí àrán rẹ̀ kápá okú orí àkọ́kọ́ wọ́n ni ẹ̀sẹ́ àkàbẹ́ ìtùk mọ́mọ̀ yọ fòkìkòkì káàkiri tí ó gbé bá ti dàrú báyìí ìgbà tó fi máa wà lọ́dọ̀ ìyàwó àtọmà rẹ̀ yóò pọ̀ ìgbà tó fi máa rò pọ̀ mẹ́rọ lọ nítorí pé tó ọba ti bọ́ta ilé ti ń jò ilé ìsí ni wọ́n ọ̀kọ́ tí wọ́n bá fi ó ti kú oríire ó wábúkí aláhọ̀tí atik tó bá ti wá kú ọkọ̀ lọ́n gbogbo bí tí wọ́n náà rí wípé tọ́lọ ń bá bíọ́nbí ò lè rọ́nà lọ wá máa sọkún kọ́rọ̀ ẹkú rà wá ń sọ ní ìsìn ẹ̀yìn olùfẹ́ mi mọ̀rọ̀ pẹ́ títí wà pẹ̀lú mi mi ìfẹ́ jáde ni o mo fẹ́ jáde tán báyìí léni gẹ́gẹ́ bí àgbàlagbà àgbínṣe jáde kúrò náà kára wọn ìdájọ́ ti dé ẹ̀ntẹ́ wàwárí fún kẹlùkún rẹ̀ àdánwò nìkan náà ó dé pẹ̀lú àwọn tí àwọn sọ wípé ayélujára sálàm sọ́lọ̀wà sálàm àwọn kẹ́kẹ́ náà ṣẹlẹ̀ tọ́lọ̀ ń jẹ́ agbọ̀yé wípé tí wọ́n bá ní ìjẹ́ olórí ìdarí kéèyàn máa ọ̀họ́ ni torí pé kápé ìsinmi ọba wà ń bẹ̀ ni kò yẹ kí a rí ẹni kankan tí wọ́n sọ pé ẹni yìí o ẹ̀dá sẹ̀rí àfún kọ́ wá jẹ́ pé ojú ayá nìbí ni ọ jẹ́ tọ́bọ̀ wá rí bá wọ́n fi kọ́ alẹ́kọ́ ní o bọ́rọ̀ ń ṣe kọ́ pé orí ní o gbogbo ẹ̀nà wá ìbá fẹ́ sọ̀kalẹ̀ ìbárẹ̀ bá ń sọ ayà kalẹ̀ wípé walladhina yarmuna azwajahum wa lam yakun lahum shuhada gbogbo ẹni ó bá rí ìyàwó rẹ̀ pẹ̀lú zina ó wọ́n ń gbóbi sí àwọn lẹ́nu ní o no wọ́n fọ́kọ̀ ni o rọ́ tó náà ṣe rí ẹnkọ́ tó lọ bẹ́ẹ̀ náà ni wọ́n wà èmi mọ́ sọ bẹ́ẹ̀ nítòótọ́ tí ó bá ti rọrùn kẹrẹ lẹ́rì mẹ́rin fashahadatu ahadihim arba'u shahadat ọba dẹ́dà wá mú ìdàjọ́ mẹ́wà farajan lirrijal ẹwà wá ọkùnrin kóró dáadáa yóò wà jẹ́rì ẹ̀rì mélòó ni ó bóò ni ó sì sí jẹ́ kí ni tí ó máa sọ obìnrin náà wà wá tọ́kọ̀sọpọ̀ rí kí ni tí ó ẹ̀rú ẹ̀rú olówọ́sọ ẹ̀mí ni ó sì sọ eléyìí ni ọba dẹ́dà olówá fi yanjú àlàmà rí ọ̀pẹ́ àti àríra wọn pẹ̀lú ẹni ẹ̀sì ríra wọn yìí ọkọ ọwà aṣọ tí ẹ̀ wọ́n pé yàwó náà wà anábí wọ́n wí àwọn gbólóhùn kan wípé tí ìjọbúra ìbádé ìjẹ́rì ìbádé tí nǹkan karùn tí a fi kún ilé tí a fi kún ìdájọ́ ọlọ́nà àwọn ẹ̀kọ́ wá pọ̀ láàrin ìtọ́jọ́ wípé kútùbà wọ̀ ní òní ìgbà ìbínà láti dáalé tó àdíjọ́ mẹ́jọ agbì láti pé kí lọ kọ́ sọ ẹ̀mìrì ni ó sì sọ kí ni ìyàwó fi dá lóhùn ẹ̀mìrì ló fi dá lóhùn lẹ́yìn rẹ̀ kí ni ó wà máa ṣẹlẹ̀ ibi tá ń bọ̀ gangan ni àwọn bọ̀bà dẹ́dà nínú àdà ní rẹ̀ kọjọ́ àwọn àdánwò tí ó wípé èèyàn bàkú ni agbára wa sí ọ̀ká ọlọ́mọ ti kẹrìnkọ̀ kan wáwọ́ kẹrìnkọ̀ òní tí wọ́n fún ma ò gbogbo gbogbo ayé tí bá ti ń dé kọ́rọ̀ yóò sì máa bá yí ọba rẹ̀dà ó pẹ̀ka ni má fi lórí ibi adé àwọn ará ilé wa mọ́sí wọ́n ló ń zìnà o olórí burúkú méjì òkúbá wa àwa náà méjì àkúbáyàn ẹnu àlàwọ ọlọ́run ọba ni out of band oníràmẹ́rì ọlọ́run dákun mọ́ jésù ò fi sí ẹ̀sọ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa méjì ó fi járáǹkì wa níwájú ọba dẹ́dà nítorí pé ẹ̀lọ́mọlọ́wọ́ gbogbo ẹni tí bá ti ń ṣe sínà ẹni ẹ̀yìn ní o títí ó fi ìtúbá ẹni ẹ̀yìn ní o ẹ̀yìn ni ó ma bára rẹ̀ ẹ̀yìn o ní ó ma bára rẹ̀ tàà bá sì wà òjò lónìí ọ fẹ́ jẹ́ ẹ̀kọ̀kọ́ ẹsẹ̀ tó jẹ́ pé àwọn táwọn èèyàn ń fojú pé ah, àfáwọn ilé ni ẹ máa wo ìbínú ọlọ́run lórí àlàmẹ́rí àti ibi tọ́rọ̀ wọn parí sí àwọn àmìbẹ̀bà dẹ́dà kọ dákùn gbogbo ẹnìtọ̀ lọ́mọ̀pò zina ni ọlọ́ba ni fọ́ọ̀tọ̀ lẹ́nu gbogbo ẹnìtọ̀ jẹ́ wípé kútúbà yìí ní fi ń dàárò padà sóhun ní padà báyìí ọlọ́njí ọ padà wọ́ra ní kàsí rẹ̀ gbogbo ẹn tí ó ti ẹ̀rù tẹ́lẹ̀ tí è ṣe tí ó sínú aṣọ tó gbé sọ́rùn ọlọ́mẹ́jì sọ èsì lọ́rùn wọ́ra ní kàsí rẹ̀ dákùn láwáwò láàmù ara lè wa láwáwò láàmà wa láwáwò náàmà kí wa láwáwò láwọn ọ̀rẹ́ wa àbíọ̀ nínú pé kò sẹ́ntọ́ lágbára láti lè kún wa lórí tàn bẹ́bẹ̀ fún àfiwọba dẹ́dà àfiwọba dẹ́dà in tó kọ́rọ̀ tó kọ́rọ̀ tẹ́tí ọ̀gbọ̀rọ̀ máa gbọ́ òní tó dújù fẹ́tí ó fi wá jẹ́ pẹ́ntí bá ń sọrún dáńsọ ìwò táwọn èèyàn wò ní pé kìí sára àlúì kọ̀dẹ̀ máa ti ń lọ ọlọ́ndakùn má gbà àlàáfíà ara wa má gbà mí máa ṣe láàrin àwa àti ẹ máa kọ́ àmá ṣe o sí máa sàánú wa o wọ́lọ́dà ní kẹsì rẹ wá jẹ́ àpàdé rẹ ah lẹ́ni tọ́ tẹ̀wọ́gbà tó sì yọ̀nú sí bí hakila haula wala quwwata illa billahi الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام لمبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أما بعد عباد الله أوسك ونفسي بتكوى الله هذه وصية خالقنا للخلق قاتبة قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا فربنا سبحانه وتسامى قد أقام البينة وأقام الشهادات بين الزوجين إذا رمى أحدهما الآخر بالزنا وهذا الباب يسمى اللعان فاللعان من مصدر فعال والفعال من المصادر المزدوجة لأنه لا يقو إلا بين شيئين تقول العرب قاتل يقاتل قتالا وجاهد يجاهد جهادا ولا أنا يلاين لعانا ولكن ما هذا فإن حقيقة اللعان إنما لعن بعد الشهادة من قبل الزوج وغضب بعد الشهادة زيادة بعد الشهادة من المرأة أمتنا ربنا سبحانه وتعالى حفظ بهذا الدين أعراضنا وحمي بهذا الدين أنسابنا وصح في الأثر وجاء في الأثر والأثر صحيح المعنى فأي امرأة أدخلت على قوم من ليس منهم فلا تجد ريحة الجنة أمة الإسلام فعلى هذا إن الله سبحانه وتعالى حكم في كتاب العزيز على كل من رمى غيره بالزنا فهو قاذف لا بد أن يأتي بأربعة شهداء فإذا لم يأتي بأربعة الشهداء فإنه يجلد ثمانين جلدة ولا تقبل له الشهادة ثم إنه لفاسق هكذا قال ربنا سبحانه وتسامى في قوله والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فجلدوهم ثمانين جلدة لا بد من ذلك فالمقذوف متى ما طلب حقا طلب عرض وطلب الدفاع عن عرضي فإنه لا بد أن يأتي القاذف بأربعة شهداء وإلا فإنه يجلد ثمانين جلدة ولا تقل له شهادة أبدا وهو فاسق لكن العلم اختلفوا في قول الله تعالى إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فهل وصف الرحمن بصفتين بعد الجلد عدم قبول الشهادة والفسك وهل تقبل شهادته بعد أن جلد ثمانين جلدة وهل هو خرج من الفسك بعد ذلك فمسألة مختلف فيها عند أهل العلم أمة الإسلام نحن على هذا كما كان الصحابة على ذلك في الزمن الأول حتى جاء من حديث ابن عباس وجاء من حديث الله عليه سائر وجاء من حديث الله بن مالك رضي الله تعالى عنهم أجمعين والقصة متعددة في هذا الشأن بعضها تنص على سعد بن عبادة بأنه هو القائل لما تعجب من قول الله تعالى والذين يجرمون المسلمات ثم لم يأتوا بأربعة شهداء فكيف لو رأى الرجل على امرأته رجلا أن ينطلق فيلتمس شهودا فقلت هكذا أنزل الله سبحانه وتعالى قولا وفي رواية البينة وإلا فحد على الظهر تعجبوا من ذلك ليس بأنهم آمنوا ببعض كتاب الله وكفروا ببعض لا تعجبوا لأن هذه المدة قصيرة ولا يمكن لأحد أن يأتي بأربعة شهداء وهما على حالهما فقال بعض الصحابة إن سيدنا هذا لغيور وإنه لا يتزوج إلى بكرة حتى إنه إن طلق امرأة لا يتجرع أن يتزوجها إلى هذا الكلام وكذلك الذي يقول الرسول صلى الله عليه وسلم البينة البينة وإلا فحد على ظهرك بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما في من الذكر لكن أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد اصطفى عباد الله أوسك ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله وهكذا جرى الأمر حتى أنزل الله سبحانه وتعالى قوله والذين يرمون أزواجهم ولم يقم لهم شهداء فشهادة أحدهم أربع شهادات إذا سقطت أربعة الشهداء من قبل الزوج الذي رأى رجلا على امرأته فإنه قد جاءوا الفرج من الله سبحانه وتعالى بقوله فشهادة أحدهما أربع شهادات أربع شهادات من الرجل وأربع شهادات من المرأة والخامسة عند الرجل اللعنة والخامسة عند المرأة الغضب سنبين هذا الاختلاف فيهما فيما يأتي إن شاء الله في الخطبة القادمة إن كان في العمر بقية ونكمل هذه القصة ما استنباط ما فيها من الأحكام الشرعية إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون للقول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر آداك داء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا وانتقم لبالك المستضعفين من المؤمنين والمن في كل مكان اللهم ربنا إنا نسحلك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك ونسألك حب المساكين يا أرحم الراحمين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا وبيض وجوانا يوم تبيض وجوه ولا تسور جوانا يوم تبيد جوادائي يا أرحم الرحمن عباد الله وأعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ بنفسي وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المصدوق القائف مقلة الشيء الثابتة من نسي الصلاة علي خطيئة طريق لجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا